نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي التوبة نبي الرحمة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوسيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل هي وصيته للأولين والآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يسبح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يتعي الله رسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إذا أحب الله سبحانه وتعالى قوما ابتلاهم واعلموا أن الابتلاء ينقسم إلى قسمين الابتلاء بالشر وهو منات الصبر والابتلاء بالخير وهو منات الشكر أمة الإسلام فمن ابتلاه الله سبحانه وتعالى بالشر فصبر وقد أمر الله سبحانه وتعالى نبيه بتبشيرهم بالرحمة وبتبشيرهم بالصلوات وبتبشيرهم بالهدى قال الله سبحانه وتسامى أنكم بشيء من الخوف والجوء ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين من هم الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون أمتنا ثبت عن رسول الله صلى الله عليه وسلم من حديث محمود ابن اللبيت رضي الله تعالى عنه أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أحب الله قوما ابتلاهم فمن صبر فله الصبر ومن جزع فله الجزع وهذا النبي صلوات ربي وسلم عليه وقد صبر أمته بل هو ابتلي بأنواع من البلاء فصبر وشكر ربه سبحانه وتعالى حتى رفع الله قدره في الدنيا والآخرة قال الله تعالى بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك أكون فلما بعد سؤال مسلمين أدرى لكل كرات قريفة النبي صلى الله عليه وسلم أن تبع دعا رتبة ما جاءك في مقوى أو بان سألقوك يا النبي وبان سألقوا لاري أتي أورا لي النبي وأتي الصحابة لي كي أوانا يقول لهم توقع بلو النبي صلى الله عليه وسلم يجب للكيامة أيها الناس من في أسكرام التي بر الله سبحانه وتعالى gẹ́gbẹ́ sẹ́rẹ̀ ti bẹ̀rù rẹ̀ ànítakùnlọ ẹjẹ́ akọ̀nà ọlọ́wọ́ba o ilé ilẹ̀ ni àsọtẹ́lẹ̀ tó bá rẹ̀dà sọ fáwọn tó lọ sáájú wa onótún ni àsọtẹ́lẹ̀ tí ó sọ fáwà náà àwọn mẹ́ nínú rẹ̀ níkẹsí rẹ̀ ìbẹ̀rù rẹ̀ ti tòótọ́ tí ó sì mẹ́ àti láǹfààní sùúrù kó lọ́wọ́ àwọn tẹ̀síwájú àwọn mímọ̀ nígbàtí wọ́n wọnú al-Qur'an tí wọ́n wọnú hadith wọ́n rí wípé alìbtìláú yanqasimu ila qismayn méjì o náà ni ìdẹniwò olókúsí alìbtìláú bí ṣar kọ́lọ̀ wọ́n fi aburú dáyàwó àbọ̀bìnrin wa huwa manatu sùúrù lèyàn ní o tẹ́lẹ̀ ìbá ti ṣẹlẹ̀ wàkàdálíkà alìptìláwò bilkhair ìpínkà jìnà ní kọ́ bá nẹ́bẹ̀ òfin dáadáa dáyàwó wọ́n wà manatu ṣukur o náà ní táwà agbáni bí tẹ́yìn ò ti ní sísẹ̀ bí eléyìí o ní kéyàn máa fi dáadáa yìí kọ́ máa fi dúpẹ́ fọ́ bá dẹ́dà padà wàlìptìláwò bí ṣẹ́r àbúrú dáyàwó o náà yẹ́ se ìrẹ́kànkanáà ìran tó pọ̀ ní kí ni ẹ̀rí wa Allah subhanahu wa ta'ala ń bá ní sọ̀rọ̀ sọ́tọ̀ ìbákọ́rọ̀ ó ní wala nabluwannakum bi shay'in min al-khawf wal-ju'i wa naqsin min al-amwali wal-anfus wath-thamarat a ma daiwo lóòrèkóòrè àwọn àfáà wọ́n ni ogun ọmọ ṣẹlẹ̀ ẹwà bára yí nípò ẹ̀ tí ọmọ pé à sagbara wá lè káwọn àdúrà wọn ọ̀táyì ẹ̀ẹ́kèrè ló ń ka ẹ̀ẹ́kèrè ní nǹkan àjà a ṣe bẹ́ẹ̀ sí pẹ̀láwọ̀ ọ̀ta a iwọ

èyàn eyi dìfẹ̀lọ́pù payà náà ni ọlọ́run lè mú wá pẹ̀lú tẹ́yàn máa ó sì lè mú wá pẹ̀lú tẹ́yàn ó lè tìyàn lúgbèsè tẹ́yàn ó ti fọkànbalẹ̀ pé sẹ́rù owó ilé ní ọ̀nà ìrísàn àsìrí ó sì wà fẹ́ ìbẹ̀rù ọba ìbẹ̀rù èyí sì lè máa bẹ̀rù láì rí tí ń bà lẹ́rù yọ́ ma sáré kò lè rí tí ń lè kí ní àmbà ìlẹ́rù sí àwọn ilé òní kò lóyún ọmọ yí wà lájò oníkò sọmọ kalájò ẹni ọjà rọ̀ láti ń bọ́ látókè òkú ẹ̀pàyàn ni àwọn tí sì ń bá sọ̀rọ̀ ó sì mẹ́rí pẹ́ mẹ́rin ọ̀bálẹ̀ ọlọ́run ní kò sí tó olè fìdẹ̀ yóò o ní lè fi payà dẹ̀ yóò wala nabluwannakum bi shay'in min al-khawf wal-ju'i nígbà mẹ́ al-ju'u tí má tó bẹ́ẹ̀ fàbú dẹ̀ mo lè dẹ̀ ibi sí apákàfà ní ìyanu òjò nìrọ̀ ojú tí ẹlé e máa rọ̀ kí nǹkan máa wù nǹkan lè máa wù kí ọmọ rò wọ́ra yóò mú ti gbogbogbò wá yóò mú tàbẹ́lé wá afá àṣàfi ẹni ẹjá túnkì kí láì fẹ́ tú sí wọ́n ní ọlọ́ni mo lè wọn àwẹ̀ fún magbarumọ̀tán olówó kí ó rí àtúlárin àtàwọn olùsí ọba àfi tírélà jàrá ìsì ilé tí ọ̀pọ̀rọ̀ bá ti dé ọ̀pọ̀rọ̀ jọ lọ́sàn ọba ní tírélà ọkọ̀ suwa mílíọ̀n ọ̀pọ̀rọ̀ bẹ̀ gẹ́gẹ́ mẹ́ ọba lè dé oúnjẹ ọwà nílé rẹ̀ báyìí ọmọ ìwọ́jú rẹ̀ báyìí ó sì tó bẹ́ kejì kò ní ibi pé oúnjẹ wọn wáyé máa wù báyìí a sì fòfin kan sí kejì a fi dì yìí ọ̀bẹ̀dà ló máa sí bẹ́ bákan náà wà náà kú sí minal amwal ìgbà mí ń bẹ ààjì kí dúkìá yọ máa dékù apákan àfáà wípé a pàyí láṣẹ pé ẹmẹ́ ah, kí ladú àwọn àfáì náà fẹ́ dolówó ni ha àdúrùn tí wà kú lẹ́rì kí ni àdúrú ṣùgbọ́n zaka kọ̀yẹ́ tó fẹ́ yọ ẹ̀tú ọ̀lọ́fún náà kò yóò náà ẹgbẹ́ zaka ń wò kó ti pọ̀jù ẹ̀tú ọ̀lọ́fún náà o náà sọ ni in túmọ̀ rẹ̀ gangan àmúwálì náà sì ni gbogbo bísínẹ́sì tó lówó ń ṣe in tọ́dọ̀ ti inú rẹ̀ èrí ibẹ̀ onízakáun kílẹ̀ ríwá Ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ máa rẹ̀ asani omu tamu sọ́dakọ̀ tamu zaka ọba fẹ́ sọ ẹnu Ànábì gbagbalọ́wọ́ máa ọmọ wọ́n gbá bàbá màmá mi kí ló tó báyìí kí mú tamu kí ìsọ ẹnu àmìyà àmá alimta anna la tahillu li orílẹ̀-èdè obìnrin ọlọ́run ní zakai gbogbo rẹ̀ tó ló kú sí kọ̀tọ̀sẹ́ ìyìn ara ilé kọ̀tọ̀fà nẹ̀bí kọ̀tọ̀fà ara ilé nẹ̀bí ọmọ wọn wò pé ah, kí náà wá fi wá yàtọ̀ ayàtọ̀ innama hiya awsakhu amwalin nas èrí dúkìá àwọn olówó èrí dúkìá tó fẹ́ yọ zaka èrí owó rẹ̀ náà ọlọ́njẹ́ ọ mọ́fúnlẹ̀ mọ́wọ́ apákaní wà náàkùsí mìírànlá àmúwáì dúkìá yìí lè máa dẹ́kù wàlá ánfùs alìmọ̀mú lọ́nà yìí ìmọ̀ pẹ̀lú ogun ìmọ̀ pẹ̀lú wà láàmì ẹn tí yẹ tí ó bá tẹ́mì ẹni ìbágbóhùn a orí pọ̀ mẹ́ ọlọ́wọ́ sì mú lọ torí pé tọ́lọ ń kọ fún yàtọ̀ sí dẹ́yìn rú rọ́ndakù sànúwà ó lè fọ́mọ́ olóògbàbálẹ̀ àti àtọ́ ó sì mọ́mọ́ lọ ó lè fọ́kọ́lẹ̀ òun mú yàwó lọ èèyàn lè bí méjì ìkọ́ yẹ̀dú ìkọ́ jẹ̀ dídìrín owó sì sẹ̀ dídìrín kù ìntọ́ yanjú bẹ̀ òun sì mọ́lọ tó bá jẹ́ wípé ẹlágbára kan abẹ́ ẹlọ́gbọ́n kan kí ló dé tẹ́ fi tó ń tí mò ń ṣe bó ṣe wù mí kẹ́yìn òun ṣe sí gbẹ́yìn ṣe ń fẹ́ wọ́n lè gbẹ̀rẹ̀ yìí lọ wọ́n lè gbọ́kọ̀ lọ aṣọ lè jùna mẹ́lé kìsíò ìṣẹ̀lẹ̀ wal anfus mo lè mọ́mú lọ́nà ẹ̀mí wathamarat in kókó imam Shafi'i ní wathamarat àbí àwọn ọmọ yìí nítorí pé samarọ̀ ẹ̀dá ọmọ rẹ̀ ni wọ́n ni kìlẹ̀rí wọ́n ni tọ́wọ́nù asarun min hadith Musa al ó ní ó ń ṣọlọ́run sọ wípé bí hassan ṣùgbọ́n nǹkan tó pàdà wà náà tó wà ní àdísì ni ìdá àkọ́bàtọ̀ lọ́rùn padà abdi tọ́lọ ń bá gba ọmọ ẹrú rẹ̀ kan ẹnìkan ni ọlọ́run wà gbọmọ rẹ̀ àkọ̀bọ́tún wọ́n ni àbùdí ẹ ti gbẹ̀mí ọmọ mi ẹ̀mí ọmọ ẹrú mi báibáibáì kọlu na wọ́n ni bẹ́ẹ̀ àṣẹtọ̀ pọ̀ náà ni àkọ̀bọ́tún samarota fọ́ àdìí kọlbì ẹ ti ká èso ẹ̀mí rẹ̀ ẹgbèsò ẹ̀mí wọ́n ni bẹ́ẹ̀

ó lè fi ìpò dánwàwò ó lè fi kẹ́mì òdíkù dánwàwò ó lè fi kí dúkẹ́ òdíkù dánwàwò ìǹkẹ́ igẹ́gẹ́ kí ní ń forí sọ jamin hadith mahmud ibn labid radiyallahu ta'ala anhu ó ń ṣe ọlọ́sà sáàrù sọ fún ṣùhábà wípé in tẹ́ fi máa gbókùn ọlọ́run tẹ́ bá ti gbọ́ bá dẹ́dàyé àti ní annabi ó lè sófì wọ́yí wọn náà kí náà nìkan náà ó làdẹ̀wò tó àdàwó kọfẹ́ sí ọwọ́ alàríwò tí ń pa fún alónìí wípé èyí tàà ń bọ́ ọsọ yìí sọ́rọ̀ ẹ̀sìn o lè kírùn o lè máa gbàwẹ̀ ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ ilé ayé ni máa bọ̀ ìgbàlá ń bẹ ń bí ọmọdé tí ọjà la ilaha

ìlọ́lọ́n fi ń fọ́wà mọ́ kí lè ríwá ó ṣe ọlọ́n ni min hadithi mahmud labid idha ahabba Allahu qawman tọ́lọ ń bá ti nífẹ́ àwọn èèyàn kan àwọn ará kan inú ilé kan àwùjọ kan mẹ́sàlásí kan ibùtàláhùn ọlọ́mọ wò ní ń sọ́bàrọ̀ ẹntọ́lọ ń bá mẹ́wò tọ wá fi sùúrù pàdé àdánwò Ọlọ́run Ọba fàlàwù sọ́bùrù onóòrí ẹ̀sàn tọ́lọ ń fi ilẹ̀ fẹ́ ń bá fi sùúrù pàdé àdánwò Ọba dẹ́dà wà mẹ́ jẹ́zíà ẹni ọba fi nǹkan mí pàdé àdánwò Ọlọ́run tó jẹ́ jazaru kò ní nǹkankan tí ń bọ̀ àbá lọ́dọ̀ yóò tó fi pọ̀ ọdún pé ní Ànábì sallallahu alaihi wasallam kama jaa fi sahih al-hadith Anas ibn Malik radhiyallahu anhu ó ń ṣe ọlọ́run ti kàn bọ̀ jọkan fàbárọ̀ bí mìíràtìm ló bá kọjá lẹ́gbẹ̀ obìnrin kan obìnrin sáà ń wọ́n ní ṣe bàbá wà sí ewọ́n ti yíbẹ̀ kí lọ́kọ̀ ọmọ ní kú sọ lẹ́bá ní bára ní sọ́lọ́run tọ́ṣọ́bà bá sáré lọ bóbìnrin wípé innahu rasulullah ẹn tó ń bá wí ànàbí ọlọ́mọ̀nú ààrùn mọ̀pá ànàbí ní o tó ń tọ́wọ́ wọ́n sáré lójú ọba lọlé ànàbí ó ṣe ọlọ́n ti wọlé ó ní tó ń kọkọrì pé falam tajid fi salam bawaban ó ní tó kọkọrì pé ohun rí gate manu náà omi babúrí pọ̀ra ó ń ṣe ọlọ́n ti fọ́ ṣùgbọ́n lọ

Lati aago mẹ́fà àbọ̀dájì waru ohun títí ń lo òkìtẹ́lẹ̀ pẹ̀lẹ̀kún ẹkùn náà pọ̀rún bá 130 mọ̀ pẹ́ ní mẹ́mẹ́kan kò tí ẹ̀kẹ́ mọ́ mọ́ wà lẹ́kọ́ yí ẹ̀kan òtútí dànà nígbàtí náà ẹbá ẹbá tó gbé kan náà fẹ́ rí wọ́n wá gbọ́kọ̀ sí wájú bó sí kẹfẹ́ ah kò ní ṣúgbà ah, alhamdulillah sí wọ́n ti ń gẹ́ẹ̀tì ẹni wọ́n ti ọ̀nà ìlú ṣúgbà wọn bàtí ṣúgbà sí wọ́n fi dns wọ́n fi dns ah, di mẹ́ta ẹmẹ́gbẹ̀pọ̀ fún kí lọ fẹ́ gbàmbẹ̀ irú gbogbo ẹn tó ti fi bá ń pàdé àdẹ̀wò in tọ́lọ ń ọlọ́dún ní gbogbo tí mo fẹ́ fi kàn yí ìrànbí wọ́bà ṣírí sọ́bìnrin gbogbo ẹgbà fi sùúrù àtẹ̀mọ́ra ta ní ní òní ìdó tó fi pàdé àdàwó ìmẹ̀ ọba rẹ̀dà anábì bá ń fún ròódùn ọ̀kanù salaf tàdàwó bá ti dé tó sì gbí ó lẹ́sí ṣe pé gbé tó dé ròódùn àwọn wá ní ó ṣúrù yẹ fún ọ̀bá ló túnmọ̀ wọn na idha asabatuhum musiba àwọn ẹjẹ́ pé tọ́lọ ń bá mú àmì in tí ma tẹnu wọ́n jáde wípé inna lillahi ẹ̀ àwa tó fàdàwó kàngán ibò náà lóníá in tó mú aládàwó rẹ̀ fi èèyàn wa ni ọmọ ni ìyàwó ní gíríkẹ̀ ní ebí wọ́n sùn ti adé ìjọ kan ọ̀dọ̀ rẹ̀ mẹ́làwà náà ń padà sí istarja Ànábì sallallahu alaihi wasallam ọwá bá ní àkádà rẹ̀ wípé irú àwọn ẹni bóòrí orí tọ́pọ̀ bóòlá sì máa sọ inna lillahi wa أم سلمة رضي الله تعالى عنها أرضها لما توفي أبو سلمة لما تي أبو سلمة كو أسلم أن تنبو بدبا توسكو إنا لله ونرجعون اللهم أجني في مصيبتي ولن دكو سمي جاجة سمي لسمي سرومي تمنسي ṣùgbọ́n tó dájú tó gbàlúwọ́ mi fi pààrọ̀ fún mi. ó mùsànlẹ̀mọ̀ bàrà jẹ́ lẹ́mìí pé níbo ló wọ́n tó ti ríru ọkọ̀ báhùn bẹ́ẹ̀ ni Abu Salama ìkèése síyàwó ẹnìkan tí mẹ́bí tí mara dùgbò Ànábì sallallahu alaihi wasallam nígbà tó papòdà Ànábì wà lẹ́wà ó sọ́rọ̀ wà bá tí a ti dasọ bò lórí Ànábì wà sí asọ faqabbalahu ar-rasul Ànábì wà kìíse wà àìnáwò tẹ́tẹ̀rẹ̀fà ojú Ànábì ń dàbí báyìí Ànábì wà ń sàdúwà fún lọ Allahumma fil abi salamata wa ọ̀dọ́jà nẹ́ẹ̀sì báriwo sí sọ́ntànù ariwo ìpọ̀ ha abúsálámọ́ lọ ẹbí ìtú ha abúsálámọ́ lọ ẹni rẹ̀ olúwa tó dàbá yìí abúsálámọ́ lọ ìpàdú pẹ́kọ́mọ òrukàn abúsálámọ́ lọ ó sófò ìgbẹ̀rẹ̀ bí wà gbọ́ àríwá dásọ́ burúkú padà àríwá wà tàbí ọ̀rẹ́ àà látẹ̀dìwò àlà àǹfúsíkùnrin ìlàbí khayr tí mẹ́gbìnrin sí pé máa dáadáa ni máa fẹ́ ní oníṣọ́ فإن الملائكة يؤمنون على ما تقولون tọ́rọ̀nà màlàíkà kan iṣẹ́ tí a ni wọ́n ma wá bí òkú bá ti kú báyìí gbogbo tí bá ti ń tẹ̀lú ń kálùkú jáde wọ́n ma wá sáàmì àmíò ah dáadì lọ skúùmù dúró àmíò ìwò pé tó rí àánú mọ́ ọkọ̀ rẹ lọ so ó sì mẹ́fà tó rẹ̀ jáde láyé ìsinmi ò sí mọ́kò àmẹ́kùnrin àmì ha ọ̀rẹ́ àwọn lágbájá ha kòríkóso nínú òjò nínú ẹ̀rùn ha ọ̀rẹ́ àwọn wá lọ báyìí ha ìdàmú báyé ọ̀ lámì ha dára ha dára abíọ́lá wọn mo jí ọ̀dábùjá Nàìjíríà ò lè tó ma Nàìjíríà sófin wọn lámì ẹjá pẹ̀ta ní ìṣẹ́ ẹ̀rẹ̀kẹ́ ẹwọ tó kàrùkú ti sọ fẹ́nu ẹ̀ṣọ́ nígbà dádí ẹ̀kú kì í bọ́mí léyùn nígbà ẹ̀kú tó fi mí ẹ̀kú ha ẹwọ ọmọ tọ́lọ nígbà ìsinmi lè bírú ọmọ ìmọ́ láyé ohun ètò sì tún yẹjú kan ní wọn náà tó rẹ̀ pàrùpàrù lòkú àwọn ilé ò lè sẹjọ́ kí mo fẹ́ rí lára àwọn ilé sáyìn tó kú tó wọn ló láyé tàfà wá lọ ìmọ̀wọ́mí lọ́dọ̀ tí ń mẹ́un ìmọ̀wọ́mí náà sáàtún ní lápájá mọ́bá yìí ó nílùú Ìbàdàn àà irú ààrẹ tó dá ààrẹ ti lọ ó lọ ààrẹ ló rẹ̀ ẹgbùkọ̀ lásẹ́lẹ̀ ẹ̀mà gbọ́ ẹ̀ẹ̀nì irú ẹ̀m nítorí wípé ń tẹ́ ní pọ́ bá dẹ́dà tó sí irú eléyìn kò tó lè sì mímẹ̀ àníbì ni ẹ̀fẹ̀ tó rárá Umu Salama àìlera ìpọ̀ àníbì wa sọ̀fún ṣóhun sí lè rí wà Salama mọ́ àníbì ni ìwọ́n máa sàdúwà àníbì wa kọ̀ládùn pé kọmọ pé inna lillahi wa inna ilayhi raji'un Allahumma ajurni fi musibati wa khayran minha Umu Salama wọ́n sàdúwà fa akhlafaha Allah bi khayrin min Abi Salama bi Muhammadin sallallahu alaihi wasallam ọba nígbà wá lọ fún sàṣàlám fún fún umu salama o náà ni annabi sallallahu alaihi wasallama o ń sí ọ̀nà lọ́pàdà wà fẹ́ obìnrin kódà nígbà sàṣàm fẹ́ẹ̀fẹ́ ẹ̀ntánà bí ìrẹ́lọ musulman nìkan ọ̀rọ̀ ah ó ní kòhùn lè sọ pé òun fẹ́ ànàbí ṣùgbọ́n ẹ̀rù ń bá wọn ẹ̀rù èèyàn tí ń bá ń lọ bà ní tọ́lọ ń gbẹ̀sàn láti sánmà kí ń wúlẹ̀ sí pẹ̀lú ti kú ọkọ tó ti dé ó pẹ̀rún àbí ní sí nǹkan ọ̀nà tó wí ẹlẹ́kejì nǹkan ó ní wà ánà tó ta àdàbí ni rà tó bá rí bẹ́ kápẹ́ tí owú ni in bẹ̀ lọ́n èyí tí ó kò bá bẹ̀ kọ́ lọ́wọ́ yọkù lẹ́mí ẹ̀ àsí àdàmà lówú kéyàn bá ti lówú láàmá yóò dẹranko tó bá ti pọ̀ jù tí ò lẹ́nu àlà èyí di wèrè ṣùgbọ́n ẹ̀sùn mú pé sí sí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam inú ilé annabi ni a ti tọ́jú àwọn ọmọ ẹni kún sì fẹ́ ẹ̀mọ́ wípé wọ́n yí sọmọ annabi sallallahu alaihi wasallam ọlọ́wọ́ akẹyà ní ìkẹ̀ tí è ṣe ìkẹ̀kẹ́kẹ́ kọ́dà ẹrù wọn olẹ́n bí Hasan alákúnlé ń wá padà fìnà sọ pé àwọn ọmọ pé níjọ́ náà lọ́n tí àdánwò yẹ dé àwọn ọmọ pé ẹ̀rì sí tó kù ó lè kùmọ̀ fáwọn láyé bí ṣe mọ́ ṣẹlẹ̀ sáwọ́dẹ̀ wòrò ẹ̀dọ́ ọba míwò ẹ̀mí rẹ̀ ni wípé ibi ha ní ma tọrọ àdánwò ṣùgbọ́n tọ́lọ́mbà ti mú dé inna lillahi wa inna ilaihi raji'un ẹgbẹ́ wọn sọ bẹ́ ara àwọn ọ̀rọ̀ òdòdó yẹ mẹ́ta wá dín bẹ́ ulaika alayhim salawatun min rabbihim àwọn tí ma ń sọ ìrí annabi àwọn tí è pé ìkẹ́ ti dé fọ́lọ́dọ̀ lọ́wọ́ bá wọn wà rahma ìkẹ́ náà tún ìkẹ́ ìgẹ̀ àwọn tí a mọ́nà náà sí wa mọ́nà ọlọ́wọ̀ bá mádà wó wà ó ní ọlọ́wọ̀ bá ah, àà ah, ebí án lè ṣe mistéèkì ni bàbá àti àtó múlẹ̀ mistéèkì bá ló sí tó ọba mọ́jẹ́ bá ìgbésẹ̀ nínú ẹbí kìí sọ̀rọ̀ ẹ̀kọ́ báyìí ọmọ ilé alágbájá sọ́dá ẹni tí òbí jọ mẹ́yọkan ló tó wá gbọmẹ́yọkan náà kò ní mẹ́rin bẹ́ẹ̀ ò lé mẹ́dàjú ewò wọ̀bí tí ma bọ́nà sọ̀rọ̀ kò sí ìdáyàmà kò sí ọ̀nà àmà rádáradá in tí ò nítúmà ilẹ̀ bàbá lẹ́nu àwọn èèyàn ìdán àríwá sallallahu alaihi wasallam olówájí oyé wa wípé ẹn bá ti fi sùúrù pàdé àdáwòyí orí tọ́gà tọ́pọ̀ ní ọmọ kífàlá ó sẹ́lọ́n sallallahu alaihi wasallam ọwà lẹ́jọ́ kan جاء عن طريق عطاء عن ابن عباس رضي الله تعالى عنه وارضاهما àtàtí ọmọ sọ́sọ́ ó ń sọ fún àtọwọ̀ ma kí o rò wípé aláwùrí ka mọ́wàtà min alìjanna ṣe ń fóbi kan ọmọ àjẹ́nà sí lóbi ní ọ̀rọ̀ alìbí ti papùdà ń gbà náà àtọ́hùn kí o lọ́dọ̀ abúlẹ́bìn Abbas kúrò lè fẹ́ mọ́ fẹ́ mọ́ o ni tilkal maratu sauda obìnrin dúdú ti ń lọ ní bó ṣe ń wo àwátá àdámà táàsì màtán rẹ̀ pẹ̀lú tó sẹ̀ láàrin àtàrí sàsàlám àmọ̀kọ́ màlìjẹ̀nà tí è tí ìkú ni àtọ́wù ah, ní kílọ́sí ọkàrí àtẹ́tí nàbí yà sallallahu alaihi wasallam ọwọ́ bá rẹ̀ ya Rasulullah rí òjíṣẹ́ lọ́wọ́ bá inni usra'u nǹkan méjì lórí wà àtàkàṣàf bí mo ṣe wáyé afẹ́fẹ́ ẹbùkà máa fẹ́ mo ń ṣe mọ́ ìwà máa ṣe bí ọlọ́dí orí

asibir in ṣe sùúrù ngbọ̀ kó tó wá bẹ́rẹ̀ sàṣán padà wípé òun ṣe sùúrù pẹ̀kọ́lọ̀ ọmọ mú kó ń bẹ̀ ṣùgbọ́n méjì ló ń sọ tí nǹkan ìbádé òun máa síra alẹ̀ wájú ọlọ́ alẹ́ alá àtàkàṣà wá bá ń di kàbá yóò lọ súnmọ́ kàbá olóòdàkùn ìwọ̀n ilé alágbára ní ọ̀ sákùn jẹ́ kí ní ọmọ pàpẹ́ ìmọ̀ tí mo sì bó ṣe manéjì ìsẹ̀mẹ̀ náà tí ikú mẹ́ ọ̀rọ̀ fúta ń sọ yìí a fẹ́ jẹ́ àmà pé àwọn èèyàn kẹ́ ń bẹ ìmọ̀ náà ni wọ́n ọkà dìfẹ̀lọ́pù ìbẹ̀rù gbogbo ẹ̀rù wà ọwọ́ asọ̀fẹ́ tó pé tí kò sọ fún sars àánúmí ò ní pé sọ fún tí wá rí bí ṣe ń ṣe lágbàjá bẹ̀rù àwọn àpù ìwọ̀n bá tọ́nà fún mi ṣe ń sọ lórí mú sí ọlọ́run lọ́dá ìpayà sí mi ìfẹ́ kó mú kó mẹ́ ó fẹ́ fi wà lìjẹ́nà ni àwọn àyùn wọn ò fẹ́ sí mẹ́ lórí ọlọ́run àfáà kan bẹ̀mú fún kọbù láti rí kìí sílẹ̀ tápà kìí sílẹ̀ yíbo ẹ̀yùbáìnà ni alìjẹ̀nà kó sílá kèjì wọ́n bò sí rúgbíà oní ìsìnkú sí rúgbíà sí tí nǹkan ìbá ti dà láàmù tí tí tí tí fá lè jẹ́ bí ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin tàbí bá jẹ́ bí ọ̀sẹ̀ méjì mẹ́rin yóò tó mú padà kí aláwàdé ó lóun fẹ́ fi sùúrù pàdé tọ́lọ ni kò yí o táà bá bọ́rú àlàwùjọ àti ẹ̀gbọ́ kíyàn mọ́ bù ọlọ́run tí kó tó mọ́ mú kó mẹ́ àtúnlé lè sọ báhùn àwọn tí wọ́n bá láwọn dà àwọn nù wọ́n bá ṣírí sọ́bìnrin ẹn tí ó jò ń súúrú o lẹ́n tí è takù ọba dẹ́dà ẹn tí è jò ń súúrú lẹ́n tí ó sẹ́nu ẹ̀fẹ́m ẹlòmí fẹ́ bá mú kó mẹ́ tó ṣùgbọ́n mọ̀ sáfẹ́ pàdé rẹ̀ dáadáa tí èyàn bá sí bẹ́ kọ̀sà burúmbẹ̀ bí èyàn onígrèdí ẹkọ̀ rọrùn gbogbo ẹ bá sí èríbà ń fún tọ́lọm bá fi ààrẹ kẹsìkẹjì kan tí ó wá ìwòsàn sí láyé tí direct entry ni ó sílẹ̀ kò fa àwọn èyí tó wá rẹ̀ 70,000 wọ́jọ̀ jọ́nà náà káàkiri lè mọ̀ wípé tí ìyàn bá wà ní jẹ́ náà èyàn sófò لا يدخل أولهم حتى يدل آخرهم آخرهم wọ́n ma jọ gbẹ́sẹ̀ kọ̀ọ̀kan ẹni kò ní sájú ẹni kan wọ́bẹ̀ 70,000 ọlọ́wọ́ wà ní ah, ànábí in táwọn ilé ìṣe ó tóbi pọ̀ àwọn kan bẹ̀ tí ń súnmọ́ wọn láyé tí ó wà ń kó wọn fi ẹ́sẹ̀ yẹyẹ wọn náà wá gba ìmánù látara wọn wọn ò lè sí bí ẹ́sẹ̀ ẹsẹ̀ ṣùgbọ́n wọn ìfẹ́ ẹsẹ̀ yẹyẹ ah eré ìpọ́ ah lọ́ndakun ah jọ́rọ̀ ọlọ́run ọlọ́run tó wá yọ̀ǹda fún kọ̀ọ̀kan wọn kọmọ sípẹ̀ bá ń fẹ́ èèyàn 70,000 ní ìná lọ́tọ̀ ìkọ̀ọ̀ká wọ́n 70,000 yóò sípẹ̀ fẹ́ ìṣẹ́ta wọ́n tó wá jọ búra wọn lọ́nà wọ́n sì wà jẹ́lẹ̀ lẹ́ẹ̀kaná ni ó jama'a an tó ṣe sùúrù pẹ̀ládẹ̀wọ́n náà bá lánàá àwọn dàlénì an tí wọ́n ṣe sùúrù àwọn dàlénì indi àtọ́lọ̀ bá tẹ̀ láàmà bá ìrọ̀ gbẹ̀rẹ̀ tó wá sí bó ṣe sí tẹ́yìn ọ̀bà jẹ́ ni èyí ó ní ọlọ́run gẹni ọ̀bẹ̀ jẹ́ ìyànjú ọlọ́run ìgbà pé títọ́ dé òun náà tẹ́sílìyà ní fẹ́mì wípé alhamdulillah ọ̀bàrídà wa ń bẹ́ ọkú dákọsànúwà èwo la fẹ́ mú jù ká ma ara ọ́rà ọlọ a ní méjìlá ni kí ni ń fà ọ̀pẹ́ fẹ́ntí ọba bọ́m̀bẹ̀ aburú àdánwò ni kí ni ń a sì a ní ti mọ́fàdàwókà wa dákùn mọ́ bá ní manage imani wai wẹ́rẹ́wẹ́rẹ́ bá sí bá maji mẹ́jì asọkún kọ́rọ̀ mẹ́jì asún gbangba mẹ́dẹ̀ payà sí à mẹ́pàwà lọ́mọ mẹ́pàwà yàwó mẹ́jì àwọn òkú fún abáyì mẹ́jì kí òkú owó ọrùn mẹ́jì ọkọ̀ owó jóná mẹ́jì lè owó jóná in tó ti sí fún àtàtì jùlọ láyé lóòrè jí ọ máa lékún sí ni mẹ́jì ó tẹ́sẹ̀ máa tọrọ tuntun ẹ̀fọ́ ìyẹn ti wọ́n 95 years ká tó mọ̀ sọpọ́lọ̀ ó tó di ó bí ma ọlọ́run dákò sí ajẹ́jẹ́ o wọ́n rà ní kàsí rẹ̀ bá ní tilẹ̀kùn mọ́ àdánwò wọ́n bá ní sílẹ̀kùn ثم أصلي وأسلم على مبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل وصية الآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقلوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يتعي الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن الله سبحانه وتعالى إذا أحب قوما ابتلاهم صاع هذا عن رسول الله صلى الله عليه وسلم وكيف لا فربنا سبحانه وتسامى أعلن ألا رؤوسنا في كتاب العزيز أنه يبتلين بعنوان من البلاء واعلموا أن الابتلاء ينقسم إلى قسمين الابتلاء بالشر وهو منات الصبر والابتلاء بالخير وهو منات الشكر قال الله تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون بارك الله لي ولكم في القرآن والسنة ورفع الله وإياكم بما فيهما من الذكر العكيم تقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى صلاة الله وسلم على عباد الذين أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لقده واتقوا الله إن الله خبر بما تعملون أمة الإسلام إذا ابتلى, إذا ابتلى الله سبحانه وتعالى عبدا بشر فله الصبر على ذلك قال الله تعالى إنما يوفى الصابرون أجرهم بغير إساب لذلك صح عن رسول الله صلى الله عليه وسلم الحديث معمول النبي أن رسول الله صلى الله عليه وسلم قال إذا أحب الله قوما ابتلاهم فمن صبر فله الصبر ومن جزي فله الجزاء أمة الإسلام هذا الصبر إنما عند الصدمة الأولى كيف لا جاء هذا مصرحا من حديث رسول مالك والحديث الحوم الصحيح في قصة امرأة ماتت ابنها وتبقى باقية عند قبره ومر بها رسول الله صلى الله عليه وسلم فحذرها عن النياحة بقوله هل تسبري أيتها المرأة فقالت المرأة إذا فإنك لم تصب بمثل مصيبتي فذا رسول الله وتركها فأخبرت أن الذي مر بك هو رسول الله صلى الله عليه وسلم توجهت إلى بيت رسول الله وسلم فلم تجد فيه بوابا فلما خرج إلى رسول الله وسلم قال رسول الله صلى الله عليه وسلم أيتها المرأة إنما الصبر عند الصدمة الأولى أمة الإسلام فمن صبر صبره الله ومن جزع ليس له جزاء إلا الجزاء أمة الإسلام إن الله سبحانه وتعالى بهذا البلاء يرفع درجاتنا وبهذا البلاء يكفر سيئاتنا استفدنا بهذا البلاء في الدنيا وسنستفيد منه بأكثر من ذلك في الآخرة بتبشير من الرحمن سبحانه وتعالى وبشارة إلهية بقوله وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون هم المسترجعون نعم جاء من قصة أم سلمة لما فارق أبو سلمة الحياة أتى النبي صلى الله عليه وسلم بيته ورآه مسجع عن ثوبه فكشف عن وجهه ثوب وقبله وعين رسول الله صلى الله عليه وسلم تدرفان بيت رسول الله صلى الله عليه وسلم يدعو له بأن في عقبه ويصدره إلى هذا ضد الناس فسمع صوته من القارئ ثم الله الرسول وسلم وتوجه إلى الناس فقل لهم حلا لا تدوا على أنفسكم إلا بخير فإن الملائكة يؤمنون ما تقولون أما أم سلمة فقد جزعت كثيرا حتى قال الرسول صلى الله عليه وسلم وعلمها دعاء يقوله كل مصاب بقوله إنا لله وإليه راجعون اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها فأخلفها الله سبحانه وتعالى بخير من أبي سلمة ألا وهو رسول الله صلى الله عليه وسلم وهكذا ربنا سبحانه وتعالى لا يخلف الميعاد ونسأل سبحانه وتعالى أن يجعلنا ممن إذا ابتلي صبر وإذا ألم عليه شكر وأن يجعل من عباده الصالحين قال الله تعالى إنما يوفى الصابرون أجرهم بغير الحساب ونسأل الله الرحمن أن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا دمر عداك داء الدين اللهم ربنا كلنا معينا ونصيرا يا رحم الرحمن وانت كم لبارك المستضعفين من المؤمنين والمؤمنات اللهم انصر الجنة في سبيلك حقا في سائل الأوطان اللهم ربنا ثبت أقدامنا وانصرنا لكم الكافرين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله وانا من ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ في بنفسه وصلنا بملكاته وثبت بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصالح المصدوق القائل في مفرد سيثابت إنه من صلى علي صلاة صلى الله عليه بعشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا